الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا لقد أضلنا بل لقد اقترب يوم العيد فنسأل الله تعالى أن يختم لنا هذا الصيام بالقبول وأن يتوج عملنا فيه بالخير وعلى هذا قد كان رسول الله صلى الله عليه وسلم فرض على هذه الأمة زكاة الفطر جاء هذا في الصحيح من حديث عبد الله بن عمر رضي الله تعالى أن رضاهما وجاء كذلك في السنن أبي داود من حديث ابن عباس رضي الله تعالى عنهما وأرضاهما قال عبد الله بن عمر رضي الله تعالى أرضاه فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة أما ما جاء في السنن, في السنن عند أبي داود من حديث أبي عبد بن عباس رضي الله تعالى عن أرضاه أن رسول الله صلى الله عليه وسلم فرض زكاة الفطر صاعا من تمر أن صلى الله عليه وسلم فرض زكاة الفطر تعمة تهرة للصائم من اللغو والرفث وتعمة للمساكين من أداها قبل الصلاة فهي صدقة مقبولة ومن فهي زكاة مقبولة ومن أداء بعد الصلاة فهي صدقة من الصدقات أقول فبريدة سوان مسلمي أن ترى لكون كي الله تقرف النبي صلى الله عليه وسلم أن تبريدة أن تبع من جك يفقوا الله بنسلكون كي النبي وبنسلكون لاري أتي أورا لي النبي أتنا الصحابة داكم nínú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú النبي صلى الله عليه وسلم ojú káwà náà wà ní

jama'a ọdún náà ló ti dé yìí ṣùgbọ́n nabi sallallahu alaihi wasallam ṣáájú kó tó lọ gbogbo àwọn ẹ̀kọ́ yìí ló ti kọ́ wa bẹ́ẹ̀ sì ni kò fi nǹkankan sílẹ̀ fún umma ìtọba dẹ́dà paláṣẹ kọ́sàlà ìfún wa tí ó sọ fún zakatul fitri pẹ̀lú àṣẹ látọ̀dọ̀ ọba dẹ́dà ó jẹ́ agbọ̀ wípé ọ̀ranyàn ni zakatul fitri ta wá sọ yìí alifitru ó ní ìsínú a wá ní zakatu lifitri zakata ń yọ fún ìsínú mushkila wádé hal hada min babi idafati shay ila sababihi aw min idafati shay ila zamani. ewúrafẹ́nu méjèèjì ṣé wọ́n fi alamari ìsínú yìí ṣé wọ́n fi tìsí tó ṣe sábà wọ́n fi zakai wọ́n fi tìsí tó ṣe sábàbí rẹ̀ zakatu li fitri zakata yìí yọ nítorí ipa fẹ́ sínú ọlọ́n ti mú àkóònù àwẹ̀ àwọ́fẹ́ yọ zaka ojúkanù àbí zakatu li fitri àbí udifat ìlà zamaniha zakata ma ń yọ lásìkò gbàtàwẹ̀ bá parí tàà máa sínú táa báwo tàkọ́kọ́ wípé zakata ń yọ torí pé afẹ́ sínú àwọn kan ò ní símbẹ̀ ọmọ èké ò ní símbẹ̀ báhùn arúgbó ò ní símbẹ̀ báhùn ṣùgbọ́n bá nínú zakata máa yọ lásìkò ìtúnu a jẹ́ pé gbogbo èèyàn ló kóónú torí pé nǹkan جاء في الصحيح ده البخاري من حديث ابن عمر رضي الله تعالى عنه وارضاهما النبي صلى الله عليه ابن عمر ني فرض الرسول صلى الله عليه وسلم زكاه الفطر النبي ان الله ني سو في زكاه الفطر اوران يعني على العبد والحر اوران يعني لورun ẹrú اوران يعني lorun ọmọlúàbí والذكر والانثى اوران يعني lorun ọkùnrin اوران يعني lorun obìnrin والصغير والكبير اوران يعني lorun ọmọ èké ọ̀rọ̀ ìyàn àgbàlagbà náà mínàlì musulmi tí a jẹ́ musulmi wà ámọ̀rọ̀ bí i an tó adda qabla khurujin nasi ila salat àríbí sí pàwà láṣẹ pé káwọn èyàn tó jáde lọ kírun oníkẹ́ ti yọ́ tá a bá wo gbólóhùn zakata ma ń yọ lásìkò ìgbà tí ìtúnú bá wọlé àwọn agbàwẹ̀ àgbàwẹ̀ oko wánú tó bá jẹ́ pé ń tàn sọ pé zakata ń yọ nítorí ìtúnú àjẹ́pàá tí ọba gbáwẹ̀ kò sí mẹ́nu bóyíyàn sáàrẹ̀ odidi Ramadan bóyíyàn jọ méké nkẹ̀kẹ̀gbáwò zakai zakai wáre anábíwọ̀ sallallahu alaihi wasallama ó ẹrú ọ̀yọ́ ọmọlúwàbí ọ̀yọ́ bẹ́ẹ̀ni ọmọ èkè ọ̀yọ́ àgbàlagbà ọ̀yọ́ bẹ́ẹ̀ni ọkùn ọ̀yọ́ obìn ọ̀yọ́ bẹ́ẹ̀ni mínàlì mùsùlùmí ajẹ́ wípé zakatul fitri tí kìrìsìtẹ́nì bá ń bá wa gba Ramadan wáyé àwọn náà sì láwẹ̀ tí a ti ẹ̀jẹ̀ pé wọ́n ti kálẹ̀ ṣùgbọ́n ẹjá sọ pé ń gbàwẹ̀ tí ẹ̀nà káwí bẹ́ ọ̀pọ̀lọpọ̀ fàwẹ̀ wọn lẹ̀ wọ́n gbà islamu wọ́n wá ń gbàwẹ̀ tí wọ́n sì ń pè islamu ní ẹ̀sìn ìmàlé wọ́n lẹ́sìn yìí ló le táwọn bá jẹun láago méje ọdá ago méje ìjọ kejì padà tí èèyàn bá fi tẹ̀mẹ̀tẹ̀mẹ̀ pé òun in ti bẹ̀láyàn pé òun fẹ́ wà láti ó fìra rẹ̀ sí ní jó látẹ̀wọ́ ní fò òkè pẹ̀lú ògbọ́lọ́ ẹni tí ó kì wákàtí kò tó wọ́n sì o si male ọba dẹ́dà yóò ǹdá fún kálukú ní kásùn kásìnmi tó bá 430 wà ẹni night feeding ìṣọ́ òru

ní ti ìgbàgbọ́ àti ti ìfaradà fọba dẹ́dà wọ́n forí ẹ̀ṣẹ̀ tó ti dì tó ti sẹ̀sẹ̀lẹ̀ wọ́n fi dì àjẹ́sùkú tí ó tẹ́kí ni o tí ó mọ̀ sí kí ni o tí ó tó máa sí ọba ó sáré gbọ́ sallallahu alaihi wasallam ó tó allahu ladina alkitab wa huwa yatawalla as-salihin gbogbo ẹmbá ti jẹ́ ni re èmi ọlọ́run ọba ìní ma jẹ́ olùgbọ́jọ wọn ìdán tí christian bá gbà wẹ́wa zakatul fitiri wọn ọ̀rán bọ́yọ́ ọkàn ṣẹ́ dánù ọ̀nà ìrẹ̀kẹ́ tí wọ́n kọ́lẹ̀ fún àwambọ̀ zakai bó láti yọ ẹnìkọ̀ kala nẹ́bì dojú ẹ̀kọ́ nítòótọ́ àwọn mímá hadithi kan bẹ̀ tó wá wípé adúz zakat amatamunun àwọn tẹ́ bá jẹ́ pẹ́yìn lẹ̀ ń gbọ́ bùkátà ájí àmú wọn ọrùn yìí náà ni zakatul fitri yàn wà wà láàrín ti yọ́ fẹsẹ̀ múlẹ̀ iye làwọn fùkọ̀ áwù ìlàwọn kan mọ̀ rẹ̀ lórí tipẹ́tipẹ́ ń jọun kọ́dà kí àbálálejò tó bá dé sọ́dọ̀ èèyàn tí ìgbà Ramadan tán àti àwọ́ àtọ́mọ ọkọ ní ọyọ̀ ti ẹ̀ fúnra rẹ̀ tó bá lówó bẹ́ẹ̀lọ ìyàwó ní ọyọ̀ ti ẹ̀ fúnra ní kọ̀ọ̀kanù so ọmọ náà ọmọ náà lè lọ́lọ́ ọmọ èké àfitẹ́ èyàn bá fẹ́ ṣe mìbábí mọ̀wàsáàtì jẹ́mì sànú ìyàwó mi jẹ́mì sànú ọmọ ọ̀dá jẹ́mì dẹ́dẹ́ lọ́rùn ọkọ kọyọ ti gbogbo ara alé kéèsí ìse lọ́rùn wa àyàfẹ́ nìkan kọ́rà màmẹ́yàn zakatu fitri wọn kìí sí rẹ̀lọ́rọ̀ èyàn bàbẹ́yàn zakatu fitri rẹ̀lọ́rọ̀ èyàn àyàfẹ́ nìkan wà á dàlẹ̀dì jẹ́ àfisọ́nà muslim na àdísì àbí rọ́ta rọ́ta rọ́ta ó sọ́rọ̀ ni lẹ́yìsà àyàfi fún zakatul fitri nìkan tí a bá lẹ́rú èyàn bá yọ zakatul fitri tí ẹ tagbara bẹ́ẹ̀ bá bawa ń bẹ jẹmọ́ta wá ní ẹni yọ zakai o náà lẹ́ni tọ́lọ́un sáànú ẹ máa wo ń tẹ́sìn sọ o a máa wà ní ọ̀hún olówó ni ẹ̀sìn wá pè olówó lẹ̀sìn ló ń tàn oòrùn ní 29 Ramadan ní wọ́n 29 Ramadan jẹ́ ní a bá rọ́ sún rọ̀lẹ̀ ẹni bílẹ̀ ṣe wá sún jọ́nà ó wọn in tí ó jẹ tí ẹ̀wọ́ jẹ tọmọ ọ ọwà ń stọ wọn tí a bá tún wá jẹ tán sọ́ọ̀rù tó ẹ pẹ́ta àbárẹ́ ní kọ́wọ́ rí tí ó kéré jù in tó bá ṣùgbọ́n gbà wọ́n pè wọ́n ní mẹ́jẹ̀mà kọ̀ọ̀kan ní kéèyàn jẹ́ olówó olówó òtúmẹ̀ náà ni pé ẹn tó ní tó tún sẹ́kù lé rẹ̀ tó jẹ́ sọ́ọ̀wù kan ìjẹmọ́ ẹ̀wọ̀n dáwà ń léèkì lónìí ẹ̀sìn ti pè alólówó wa ẹn tó jẹ́ wípé oòrùn wọ̀ ní 29 ọrọ̀sù wọ́n ọrọ̀sù oòrùn wá wọ̀ 30 àwọn tó ń wá wọlé rẹ̀ dédé kákí ọwọ́ bọ́rá ìsì báyìí 1 2 3 4 kò lè ṣẹ́kù fún tí a bá jẹ tí ní lé tẹ́ndẹ̀ ọdún aláìnìnà kò ní tó tó bà nílé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí sọ̀gátùrù fítìrì gan di ìjà yìí káàkì káàkì náà gan tàà bá yẹra wáwò ẹn tí ó yọ náà tó láwà náà àwàmbọ̀ ẹn bá ẹni sọ́wì dẹ̀dẹ̀ni lọ́rùn rẹ̀ kọ́ tún yọ fẹ́lómi ẹwọ bí ẹ̀sìn ṣe ń kó wá papọ̀ kí wá ní nǹkan náà káti ẹ̀ pè ní mílìkì ráìsì mẹ́wàá kápè ní fine ẹn bá ní gàrí lé abọ́ mẹ́rin ń sọ́rọ̀ wọ́n lé ẹ̀wà ń lé agolo mẹ́jọ ráìsì ń lé agolo mẹ́wàá yóò yọ sàkátùlù fítírì yọ bọ̀ bí gààrí ní tó sì fẹ́ yọ mẹ́ oní ẹ̀nìtẹ́ríká yọ yìí tó pé Islam náà labagbóyé náà nílùú náà a sì lè máa gbé sàkátùlù fítírì kìtà rẹ̀ ìgbọ̀ jẹ́ pé láàrin tiwa olówó ní ọkọ̀kọ́ bóòdè tí ó wà gba sàárà ó lè torí ẹ̀wẹ̀ kìsáwà àwọn èèyàn gbọ́ ọ̀dà ẹwà jẹ́ a máa wè mọ́ ọlọ́run Ànábì wa lọ ọmọ ọmọ tamuru lọba mú ọfẹ́ gbẹ̀rù àgbàgbà ah, lọ́wọ́ táwọn bọ́ọ̀lẹ̀ àbí ni ah, kí lọ wọ́dẹ̀ bẹ̀ ọjẹ̀ tamuru zaka tamuru tí wọ́n fi yọ zaka tí zaka tó fìtírò tamuru fi yọ zaka ọmọ wọn wojú bàbá àyà rẹ̀ pé ah, ẹ̀yìn náà tó máa sọ pé kí nǹkan ọmọ sófò àrẹ́bí wa ni àmàtánàmù anni aláàtẹ̀ hìlú lè alì muhammadin sọ́ọ̀mà ànàbí èjè zaka ọmọ wọn wò pé ah, yọ́sá nìdì àníbí òwúlẹ̀ tí yọ́sẹ̀ bèèrè ó ṣe lọ́wọ́ wọn sọ́lọ̀ sọ́rọ̀ wípé fa inna ma hiya awsahu amwalin nas sọ ma wípé ńgbà táwọn èèyàn kó wọn jọ in tí ọlọ́run ó bínú sí ń bẹ̀ ó ara ilé mi ò jẹ́ ilẹ̀ lómí ìtorí ẹ̀mù lówó lọ́tà sí wípé kò fún ní èrí dúkìá rẹ̀ jẹ ẹn tí ọmọ fún ni ó se wá o mẹ́sàálẹ̀ tí ọmọ gbà o a gbọ́dọ̀ mọ́gbàbí ọlọ́mbà ni o ní bá dáàmà tí rọ́bà ẹn tó pé gbogbo ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ kèèjìnà sí ẹ̀pẹ̀ bẹ́ẹ̀ délé ẹ̀lú bá lẹ́lẹ́ni ẹni sùn bẹ̀rí rẹ̀ lè bága gbogbo òsẹ̀mí rẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ni bó wá ní gbogbo orí yìí sí ákùnrin o náà lò sí fàá tọ́lọ ń fi lóhun ní sáànú rẹ̀ tàwa ni al'áìlù al'mùtàkàbírù olóòsì tó tún wá jẹ́ ohun grímakai a se ń tí ma ń múyàn ní grímakai òsì lọ́dọ̀ rẹ̀ kí ló tún wá ń ṣe bẹ́ẹ̀ sí a jẹ́ pẹ́túrù ẹ̀bá pìlẹ̀ lówó gan ọba yé jẹ́ ni ọ́ o tún wá jọ ń gbìraga ọlọ́ excuse gan ni fólówó kọ́lọ̀ ọmọ sọ pé wọ́n fi ìyà jẹ olóòsì tó bá jọ ń gbìraga a se ń tí ma ń múyàn gbìraga òsì lọ́dọ̀ rẹ̀ ń bọ̀rọ̀ tún ti rí ọlọ́run sí ajẹjẹ o ọlọ́run dákùn jẹmáà gbogbo àǹsáre wọn fẹ́ gba zakatù lè fitiri èyí e sólò sí débẹ̀ ohun tàbágbó ẹ̀sìn yìí débì àníní ọgbọ̀ wà iná àwa náà lè máa gbé zakatù lè fitiri kìtà nìrẹ́ nígbà fine wọ́n wá gbé zakatù lè fitiri fún ọgbẹ̀ fún yàn nígbà wọ́n gbé fún wọ́n gbé fún bádà salat, lẹ́yìn bàtà àti ti rí dìde kọ́ra máa jẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kọ́ yọ zaka o lè sí dáadáa ṣùgbọ́n àsìkò yọ o ti bọ́n bàtà gbé fún àwọn ìyàbá wá gbé zaka fún yà zọ́látù rífítírì ó dẹ̀ kìíní àmìrìkọ́dọ̀ ah, ọlọ́run nígbàtí wọ́n wà pa zakatù rífítírì papọ̀ ọwọ́ adìpẹ́ tí wà àtìyàwó àtọmọ́ jẹ níjọ ọdún sọ́ọ̀rù tó ti ṣẹlẹ̀ in tí ilẹ̀ ilẹ̀ ìfisọ̀ sàkátù fitiri ó ti ṣẹlẹ̀ tó ti lé oúntọ̀ náà tó bẹ́ jẹ́ pé ni zakatù fitiri tó di dandan lọ́rùn tí ẹ̀nà kónà tó lọ mọ́sí ọmọlùkùn méjì síkún fún gààrí sọ wà dáa kí rọmọdọ́ òkú márùn-ún kó kú méjì mẹ́ta kásì pẹ̀rọ aláláìní káwà lọ mọ́ sọ fún ọlẹ́ pé lọ bá ń ṣèwádìí ìlú ní àtàbọ̀ gààrí o kí lẹ́rẹ́ ó ti fọkàn sí pé gbò ń bá gbàjọba bá ti sọ kóngò sí àdẹ́wò tọ́lọ́ ń fayé ṣe fún a o náà ní ká gbọ́yé sí wípó sí ọ̀dá àṣìgbọ́dọ̀ wọ́n wọ́n wà húwà wọ́n mú alẹ̀ náà ni gbogbo ojúsásí náà wá sọ ojúsásí kọ̀ confusion kẹ́kẹ́ ojúsásí náà sọ iná gan aláàdíkẹ́ òmútó ara rẹ̀ ní àbámútó àlọ́nà ó dì ìjọ bá gbénu sàárè ìyọ́mọ̀ pé èmi ọ̀tán ó ni

wọ́n gbé ráìsì fún ọ ráìsì tẹ́ gbé fún ọ ti lọ bí míkì 40 tí ma fi míkì wọn ó ti lọ bí àà fi ni in mùsùlùmí kápàkọ́ mọ̀ bá pàkàsí kápàkọ́ mọ̀ bá pàkàsí ìbòrò ti wá wà ní ẹ̀sìn àwambọ̀ zakatul fitri èyàn bá nílọ ọ̀fẹ́ yọ ọwọ́ tó owó sí ọ́rọ̀láìní tóòtọ́ bó sí ọ́rọ̀láìní lọ bá tún rí ẹlòmí náà kìí ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì ó ń sẹ̀sí ni sáàlè gbé sàkátùlù kítìrì fún kítìrì jama'a a lè gbé fún a pẹ̀lú májẹ̀mú tọ́rọ sọ pé la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim gbogbo kèfèrí tí ó bá síjà kò sógun kò sí kankan bá a ṣe jọ wà báyìí kìsẹ́nì lè tẹ́ mùsùlùmí lè tẹ́ oúnkàlùkú ń gbogbo sí ayé àlàáfíà tọ́ bá sẹ́kù sọ̀dọ̀ wa ọlọ́run ní kò fine àwa lè fún kìsẹ́nì zakatul fitri tó sì ń ta pẹ̀lú mẹ́jẹ̀m mẹ́jẹ̀mú ni ká má rẹ̀ ni tọ́tọ́ sí jù ẹni ọtọ́ sí jù náà sì ni mùsùlùmí ìbéèrè wádé arí mùsùlùmí kan kò sì ti ń ta ọwọ̀ 45% àwọn arẹ́lòmí tẹ́sí mùsùlùmí kò sì ti ń ta ọwọ̀ 99% tààlágbì zakatul fitri fún mùsùlùmí ni o wà ní ilé ìpọ̀ rọ ẹ̀sìn bákọwà kátó lè gbé zakatul fitri fún kẹfẹ̀ rí yóò jẹ́ pé ààrí mùsùlùmí kankan tọ́tọ́ sí i ìbéèrè bá dé a ní mùsùlùmí tóòtọ́ kèfèrí ìwà dáapin oníwà onígbọ́láwò ṣùgbọ́n mùsùlùmí tàà ní ìmànàfíkì ni bí kò sọ wọ́n gbọ́mọ̀ tí papọ̀ olóṣìtọ̀ sí àkàkiri fitiri tàlágbì fún ìsìláàmù tí ń bẹ lára rẹ̀ kìí ṣẹgbẹ́ dáadé ilé ìlà ìmẹ̀yẹ 1 billion jẹmọ́ ẹmọ́ mọ́ banújẹ́ pé àlò lọ́wọ́ gbogbo nǹkan lọ́lọ́run fún àwọn káàkà fi pajúdé wàláyì kò sọ lọ́sì inú wa gbogbo àtàjọ́kò yìí kò sí olùsì kẹ́kẹ́ nínú wa lọ́dọ̀ ọlọ́run awálákan bíúdì ẹ̀mí wa táà kan rò bá ń pé ń ti wà lóòlọ́ olùsì bọ́ àjọ́kò awábúwásì ẹlòmíì ní ẹ́sẹ́tì tó billion 10 billion 10 billion òun wádà ìbẹ̀lọ́gbẹ̀wọ̀n ó sì wà fowó ra space àwọn náà na àdá àgbà láti lóṣù kẹ́yìn òfin ráyè nẹ́sẹ̀ 5,000 ní o pàáwà yóò tún wá wá bẹ̀wọ̀n wípé ẹ̀ṣẹ́wò wọ́n àwọn ó sọ̀sẹ́ pọ̀ òun fi wá ráyè nẹ́sẹ̀ ó sì ní estate si sí àsìkò àtó gan olówó ni ní èèyàn bẹ́yù sí èjì tí ń gbìkìn oṣù kejì rewé mọ́ tí ń ṣe ó ní ẹ̀mọ́wọ̀rí tẹ́sì wọ́n sàn àrò títí lọ sútù níbàyó wọn ìrọ́síwá níbàyó àkàlẹ́ máa kọ́gùn fún yàn bí gbogbo ẹ̀lẹ́ gbà ní ìsìrì wọn ìmọ̀ tí ń ṣe yàn náà tí ọ̀wà sí ìsìmọ̀ tí òun ní ẹ̀yàn fine ẹlòmí ìwà ń bẹ̀ tó lówó lọ wọ́n wá sọ pé àlàjí orin ẹ̀yìn kẹ́yẹ̀ ẹ̀sìpáyà o ṣùgbọ́n abẹ́rẹ́ kan bẹ̀tẹ̀ ma gbà lójoojúmọ́ 250,000 bí ìgbèyàn ń jẹun wá ní ẹgbà kan láàrọ̀ ìkan lọ́sàn ìkan lálẹ́ 250 sílẹ̀ ọkọ̀ kan bí ṣe ń gbà bọ́n láti bí oṣù mẹ́fà èmi ò sí ma tí bá ní 1,000 lọ yóò gbé mi di bí ọ̀sán 2,000 mìí tó kan yóò tó gbé mi di àárọ̀ ọjọ́ kejì mo lo láìfò mẹ́un tí ẹ bá ní kí wọ́n sí tí ìhànyàn èèyàn mọ̀ wípé owó téèyàn máa dìjú pé ìfẹ́ ríru eléyìí ìbẹ̀wò ọlọ́njọ́ mọ́sí alólùsì zakatul fitri ẹlòmí ìdẹ tó jẹ́ pé in ti ń bẹ lápò àti tó ní lọ́lé kèése kéèké in tí ó tún máa sọ náà ni pé imam mọ́ wà rándí o kìíní yẹn náà ẹ̀mọ̀ pé ìfà ní àrẹ́bílọ̀kẹ́ gbíwá báyẹn ẹ̀kan lọ́dún náà dẹ̀ ni naam àwọn mọ̀ zakatul fitri kí láàfíyọ́ oúnjẹ oní láàfíyọ́ sáà lè fowó yọ arínú àwọn mímọ̀ tí a ní a lè fowó yọ nínú wọn Abu Hanifa àtàkọ̀ọ̀kan mìí kápẹ́ wọn ní 2% 98% wọ́n ni tánàbí sọ̀kalẹ̀ ó clear tó yéyékéyéké a ní fowó yọ ohun àwọn kan wọ́n bá kí ká fowó yọ lásìkò yìí wípé táa bá fowó yọ àǹfààní rẹ̀ pọ̀ ju oúnjẹ lọ akakulétì ẹ̀ pé abọ́ ráìsì 35 lápẹẹrẹ ìmẹ́ ìjántàwó 35 káwàá fólósì ní 3,500 láàárọ̀ ọjọ́ ọdún inú rí ó dùn yóò pé in táwọn àfáà àtàwọn tẹ́ǹsọ tẹ́ǹsọ tí ẹnu olóòmà tó fẹ́ rà olóòmà tó wù bẹ́ẹ̀ sí ní sàkátùlù fítírì wọ́n fi tìsọ̀dọ́ ẹ̀ tó fẹ́ yọ pẹ̀lú ojú rí ọlọ́ọ̀bá tí ń wá wọn ọ̀làlẹ́ alọ́ wọ́n ló ń jẹ tàà bá ń jẹ ń lù ṣùgbọ́n ní tẹ́ǹjẹ́ ń rí agbára tọ́lọ ń pẹ̀lú lè yọ àwa náà jọ ma tí wọ́n bá bá gààrí lọ́dún èèyàn kọ́dà kọ̀ jẹ gààrí ìjẹ̀bù bọ́wọ̀ kan gààrí Dangote ìlú gààrí gààrí jẹ́ kí ni a fẹ́ eléyìn kọ̀wàrí àwọn treated rice àà ah, ah, ah. kí ní dánkù tí ìrìnṣẹ́ báyìí wọ́n ọ̀là lẹ́nu tó fẹ́rẹ̀ zakatù fitri lọ wọ́n fi tì sí bí bó ṣe fẹ́ pàdé ọlọ́run ti dáadáa in tí lù ń jẹ tó gbó albarika ti ni àkítún ni bàbá àdínà gbé ni àdínà náà gbé Eh, ọ̀dá alukuru àdínì nǹkan gàrí ah. tí ti ẹni kókó ńlá sálọ̀ látẹ̀ẹ̀kan ìyá súnà nǹkan gàrí ah, tí wọ́n sí dàmí tí mẹ́lẹ̀ òkìkì òkúta ní gàrí ni gàrí ni wọ́n dẹ́jọ́dẹ́jọ́ bàbá mọ́mù kẹrù rẹwà kálẹ̀ panúdà mẹ́sì fúnlẹ̀ mara wọnù oúnjẹ yìí in tó dáa nìkára láti sí zakatul fitri a brẹ́dì yọ naam a lè fi ráìsì yọ a lè fi wà a yọ oúnjẹ tent sita gbogbo ohun nkẹ́ oúnjẹ nàmísà dáàkù àti wọ́n dáàkù owó àwọn kan ní ajọ́ ń lásìkò yìí in táwọn àfá àti ń sọ yàtọ̀ sí táwọn ń sọ o àwọn kan ní ọkà ronú pé ìyà ń jẹ Islam nínú sàkátù Ramadan bí tírífà tàbá gbé síra síra ẹwà dúró tàrí kójọ nísìn ẹwù nǹkan ẹwò lẹ́yìn ti Ṣakí ìjọwà mùsùlùmí school of nursing kankan ẹ̀dùn kí la bá lọ bábọ̀ so irú sàkátù fítìrì yẹn tàbá gbogbo ẹ̀tọ́ ara lẹ́m̀bẹ́ school of nursing abẹ́rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bá ṣe lè ṣe lọ́dẹ̀ àà ah ah fi ń sọ ẹwù bí a lọ àwọn kan gba owó ìjọ wọ́n fi school bus olówó tí olówó náà bẹ̀lára rẹ̀ ṣùgbọ́n tí àfà ọgọ́rùn bá ń sọ̀rọ̀ ń pa zaka tó bá jókòó sí ẹ̀mà pín owó oun gangan máa ń láòbù bréèyàn owó ńgbọ̀ jẹ́ pé olòsì rẹ́dì àti tagbo tí bẹ̀lọ́rọ̀ ti ẹ̀ lọ́fẹ̀ kò rò dùrí olówó oná ni wọ́n ma àwọn náà là bíbi olówó yọ́ sá tójọ́ tójọ́ tójọ́ yọ́ parọmọ rẹ̀ náà yọ́ sọ nǹkan wípé ìsọpá afẹ́ fi owó yọkìní kí làwọn ti sì ń gbóyé mẹ́ in tí a ń gbóyé mẹ́ yàtọ̀ sí táwọn àfá àti ń sọ in tí a ń gbóyé wípé owó yìí ó se é dá ìfá ti sí ọ̀nà mi tí ó sì wúlò fún ẹ̀sìn wọ́n sì pè kìní ní oúnjẹ fọ́dún nítorí kí èèyàn máa gbàwẹ̀ 30 days bọ̀ kọ́lọ̀ ọwọ́ àtúlẹ̀ wípé mọ́ yọ̀nda fún ọ máa túnú padà kó tó wá wọ́n wóyìn kọ́kọ́ hmm, alhamdulillah kí alárí eh, àwẹ̀wà náà ni lọ́jọ́ ọdún mọ́sùlá àbúrọ̀bà wẹ́jọ́ ọdún ọlọ́run wá fẹ́lẹ́ ìṣe ìrànlọ́wọ́ fún kálukú ẹ̀dá kan déédé jákàì tí a bá gbẹ̀fẹ́ nìkan só lè jẹ́ fọ́sẹ̀ ẹ̀sìn ọdún ní ọ̀fì sọrí kálẹ̀ bá àjọ lè wà nìdúnà àti ayọ̀ ò ní ọ̀fì sọrí wọ́n kọ́ bá ní ẹ̀ tàbáwò kì ní ẹ láyé ànẹ́bìnà sọ́sà wọ́n ná owó àbí ọ̀dákó lẹ́yìn ìdán ibi ànẹ́bì fi wá sí òníkàdúó sí kásì má nìra wálá àwa lè fowó yọ ṣùgbọ́n nǹkan la fowó yọ afowó ra ń jẹ láwá ránwó ń sẹ́ lápẹẹrẹ èyàn bẹ ní ìtìkáf kò lè padà lọ́lé bóòlù mo sì fẹ́ yọ zakáwó abúsẹ́límà ohun ọ̀wà sí ìtìkáf ń tẹ báwọn ni sí ẹ̀fí ọ̀sán ọ̀run ti yọ tó ọyọ àkílẹ̀ ayọ́ ọ̀dà ráìsì lórí ọ̀dà 35 ní dédé àràtẹ̀mí ẹ̀dàkùn ìtìkáf mọ́ wà haa irú ẹni báhùn ó fi owó ránṣẹ́ kún ọba fi ra oúnjẹ irú ìbájẹ̀ àti bí bi ẹni wàmbómìnà bí wọ́n sì ṣe ètò rẹ̀ nígbò láwàáyọ àsìkò mẹ́rin àsìkò márùn ló ní àwọn mẹ́rin márùn ló ní ó ní jawaz ó ní waqtul nadib ó ní ó ní wọ́ktù lè kàrọ́ha ó ní wọ́ktù tàhàrín àkọ́kọ́ wọ́ktù lè jawaz àsìkò pé ẹ̀sìn sí yọ̀nda kayọ níwú àsìkò pé ó sì lẹ́tọ̀ náà ó ní ha qabla al-eid bi yawmin aw yawmayn eid kùjọ méjì àbíjọ kan ká ti yọ́ọ̀lẹ̀ ọ̀dà pọ̀ ẹ̀sìn aláwọ̀ wa ọwà pàbísíbù ka yọ́ lọ́dún kọ̀lá àbúrúkújọ́ méjì nígbà tí rẹ̀rì rẹ̀ abúlẹ́gbùnù Umar ìmá ń yọ fáwọn tí ó gbà apákarí àwọn tí ó gbà ní àwọn tí àmàríre o àmàríre o sẹ́ríjọ́ tá àbà tí padà sí bí ànábì ṣe bá wa tó tọ́jẹ́ pé sẹ́mà ní ẹ ti sáàpù ìntánàbí tó kèé ṣe ìgbìyànjú ẹnìkankan bá a ṣe ń wà iná àlámà wà ètò tí ń bẹ́nu islamu kò sí ẹ̀sìn tó lè mìíwá wọ́n sì bọ̀bẹ̀ wọ́n sì fọ̀ unity ta ló ń tán anẹ́bì bẹ́lọ̀n bẹ́lọ̀n débi kan alọ́n ni rí anẹ́bì sí lórí wúmà rẹ̀ gbogbo ẹlẹ́sìnkẹsìnkẹ láyé wọn ò tún lè borí wọn mọ́ ṣùgbọ́n wọn ma fana wọlé ọ̀nà ń gbá fọ́lùmù àtàrí kìrìsẹ́nì ẹ̀yàwúdí gẹ́gẹ́ gbogbo ń tẹ́ ìrí lábẹ́rún lábẹ́rún in tẹ́ ìrí lẹ́ẹ̀rí bí Nàìjíríà iná bá wà tí a bá ní ṣe bí federal ní usage kí lọ fàtà àti ṣe báyìí kún tó rí mẹ́sàlásí kọ́bẹ̀ tí chọ́ọ̀tì tí sí mẹ́mẹ́ lọ bí méje mùsùlùmí mẹ́lábẹ̀ ìjọ́nà lọ ká lọ wòtàn padà wallahi òru ní ẹbẹ̀rẹ̀ foundation mẹ́sàlásí sọ yẹ kó rí bẹ́ wọ́n láàmà dá láàrẹ láàmù wọ́n sì ń lagolùlù náà bẹ̀

ẹ̀sìn Ọlọ́run kí ni ó mú kó yí jẹ́ kánbìkan èyí bá fẹ́ pín bẹ̀ ní kó mú ọlọ́njọ́ ọlọ́ndakùn mẹ́jẹ àṣẹ́sìn o mọ́ lówà fún bínú rẹ o ìyọnú rẹ ni olùwà fún o àwambọ̀ ọ̀nà tí Ọlọ́run fi fi Ìsìláàmù so wápọ̀ ọ̀nà tó ní agbára púpọ̀ ni gbogbo oúnkàlùkù wà tàn lékún lẹ́sìn gbọ́wàsìn bí lọ kí ó ń bí lọ́kankan bí ẹjẹ́ a máa bára wa sọ̀rọ̀ tó bá kú àwa nìkan pẹ̀lọ bá dẹ́dà wípé in tí ń sọ fún mi sí nǹkan mi oòrùn bẹ́ tí nǹkan mi bá rùn bẹ́ ẹjẹ́ a fi àánú ọlọ́run tó jẹ́ àmọ́ pé nǹkan mi rùn bẹ́ ẹjẹ́ a fi bọ́lọ̀ lù o kákí ní mọ̀tàká bọ́ta ń bí sọ́rọ̀ bóòsì wà ní grimos ẹ̀ẹ̀wà grimos kí wà ní ẹ̀mọ̀ káàkì ẹ̀ẹ̀wọ́lá tí ó túnbẹ̀ gbọ́rù wúdúwà dáàgbọ́ bí ẹ̀ṣẹ́ráyí ẹ̀ẹ́lẹ́mọ̀ tí ń ta lọ́rùn àà lórí kiri ẹ̀yin tẹ́ ẹ̀kí ẹ̀sí àwọn èèyàn lẹ̀ a ti pariwo yóò ti tó ẹ̀yin èèyàn náà ẹ̀sìrà yìí lẹ̀ kò ní àrí àfáàfin ẹn bá ń rí àfáàfí ànẹ́bì ní rí fín ẹn bá sì rán àbí ìfẹ́ ọlọ́run ní rí fín ọlọ́run sì gbámú ṣùgbọ́n tí ń sọ ni wípé ẹjẹ́ bá wọn lò lọ́nà tó dá ìgbà míì ń bẹ tó jẹ́ pé ẹ̀yin lẹ́ẹ̀sànú àwa tí mistake tí ayé fi wá mọ̀ kò ṣe mistake yẹn jáde sí in tó bọ̀rọ̀ tọ́jú jáde pé alhamdulillah àṣẹ ẹ̀ ti gbọ́n tí mọ̀ ń sọ yé ní sí èkèlè mìíràn sí ọlọ́lọ́yọ bí o kọ́lọ̀ wọ́n apá iná rẹ̀ torí pé wàlláhì ń bẹ nù yí tí ń tẹ̀lé ń tàn sọ ju táwà gán sọ lọ wàlláhì ń bẹ ń bẹ o sí ẹ̀rọ pé ń tàjọ wù ìwọ́n Allah ọlọ́run

ẹ̀tùn sẹ́sẹ̀ ẹ̀yìn náà lẹ́sẹ̀ wọ́sí fẹ́lò míì ẹ̀yìn náà lẹ́sẹ̀ máa sọ fún padà pé kò tó báyìí àwọn èèyàn bẹ báhùn tọ́jọ́ wípé irú ọkà bá lọ́lọ́m fún wa àwa pọ̀ káàkiri báhùn tó ń ti bẹ́ẹ̀ gbọ́mọgbọ́mẹ ẹ̀sìn bẹ́ ń ta ò ń kàlùkú ká dó tọba dẹ́dà ká sì ni ń ta agbólẹ́nu ànábíò sàṣálàm ó ń se kọ́ ní tọ́gọ̀rọ̀ àwọn àfáà náà sọ tí wọ́n gbọ́yé o oúnjẹ òní ẹ́pẹ́ oúnjẹ ìsírè wọ́n fi sọ́rí ìtaní o wọ́n fi sọ̀rọ̀ ọdún kí wá ní dédé ta máa yọ kámọ̀dára láàmù ẹ̀wọ́n ń pé agolo ní kìrìkàkà ẹ̀já ta'ala wọ́n padà rà kan lọ́wọ́ ẹnìkan tó jẹ́ pé traces pé òsùn oyẹ́ ńgbà tí ẹ ṣe déédé sọ́wà nẹ́bì ni wọ́n náà wá padà ń wọ̀n fúnra wọn wọ́n wá bí jéró àbí ńgbà tí wọ́n wọ̀n sí wọn sọ́hùn wọ́n bá 2 kilos 40 grams kílò méjì àti 40 grams a jẹ́ wípé sọ́hùn nábáwínú múdùn annabawi yóò máa fún a ní 510 grams nígbà pé mẹ́rin tí ẹ̀ ní sọ́wù kan a sì ní sọ́wù ní 2040 grams a jẹ́ wípé múdù ọmọ fún a ní 510 grams fine àwambọ̀ in tí a ní ká yọ yìí sáà lè gbé fún aláìní ẹyọ kan a lè ṣe bẹ́ àwa gẹ́gẹ́ olọ́lọ́ ń túlẹ̀ gbogbo ti lé o ẹgbẹ́ fẹ́lẹ̀ ọkàn èyí tí wọ́n máa pàápọ̀ tí a máa gbé fún ìmáàmù nǹkan ọ̀dà sí ẹ̀rí ìjẹ́ gbé fún máàmù ó ní ọ̀rọ̀ nú ọ̀dà nínú bá ṣe lára ojúṣe ìjọba ó ní ilé ìzàkà gbọ́dọ̀ wà zakatul fitri náà máa ń ma ma gbé sẹ́yìn ọkọ̀ wọ́n ma gbé lọ́ọ̀bẹ̀ tó bá wà lọ́dún àwọn eléyìn tó wá jẹ́ péjọ ọ̀sán ọdún tàbí bàtà ti rí dìde òní ẹ̀rà gbogbo ẹn tó yọ zàká wọn ó ti bọ́ sásìkò tọ́lọ́ ní kí wọ́n yọ sáájú ká tó lọ kí ló kọ rẹ̀ eléyìn òní òsì wo àtẹ̀sìn lẹ́gbẹ̀ kan in tẹ́sìn gbé kalẹ̀ a mọ̀ bó ṣe yẹ kó rí tó bá jẹ́ pé ààrí hayama àwọn tí ó kìtà fún nǹkan wọn ni kalọ̀ àwọn gbé fún máàmù irú máàmù wo là ń gbé fún ìmáàmù táwà gẹ́ ń gbé fún ẹlòmíì gan ọ̀ sọ pé kí máàmù ọ kọ̀ sọ ó ní wọ́n bóhun pé zakatul fitri ìmáàmù kọ̀ ní a máa yọ fún ẹlòmí ìgbà pé ìmáàmù wọ́n yọ fún tó rọ́n mọ́ èèyàn gbọ́rọ̀ jẹ́ máa kójó lósì ẹlòmí kà sí pé gbogbo ìmáàmù fún máàmù lówó oṣù máa pàápọ̀ fún tí bá ti parí

ó ní ẹkùn náà ẹdẹ́ ẹjọ́ ìlú ìjẹ́ ìnìkanù wà lè rẹ́ni sí ẹn tí bá ń fún jẹ́ sófò kò sí ààlè rẹ́ni sí torí àmà wípé àánú ọlọ́run láti ń gbé bẹ̀ ó dàbí mẹ́wàá bí nǹkan ṣùgbọ́n nípa pé ọlọ́run ọba ní ń bọ́ wa kèèṣẹ́ ìjọba ní ń bọ́ wa sánmà ní ẹ̀sì ti ń pin táǹjẹ́ tó bá jẹ́ pé kò bá rí bẹ́ẹ̀ ni nǹkan mí ìbá ti ṣẹlẹ̀ ọba rẹ̀ rákùn wá méje kí lú ọ̀dárù mọ́sídẹ̀ karo níwá ọlọ́njọ́ sọ ìlú ìdìbí tá gbé zakatul fitri tá ma rìnrìn wákàtí méjì tá nì rẹ̀ ni fún dákùnbá ni sọ́díbẹ̀ wọ́n rà ní kẹsìrì ẹ̀mí kéèyàn máa pẹ̀rẹ̀ lòlósì kèsì sólòsí ó ẹrùkọ́ ẹlòmí gan tí ń gbá mànà kì mànà gan ẹlòmí tó ń fi ọ́sẹ̀ yẹyẹ bí ẹ nàkàwò pé ìmàràn ìrúlẹ̀lẹ̀ fún mi gbogbo nǹkan rọbúsẹ́ ẹkọ́ lọ ná tòótọ́ gbogbo bí èsí yẹn capital mọ́ra manage bí 23 million naira o ti wà níbi 47 ní ṣùgbọ́n sẹ́yìn pé nǹkan ti wọ́n èyàn lè pé 40 àà ó sì ń sọ fún ẹni tí capital ti ẹ̀ jẹ́ 430,000 naira to ń lo okò agbaluma ọ̀rọ̀ ara ẹ̀ nítorí náà ní fi ń ṣe rẹ̀ jàmáà ọlọ́mọwàdó zakatul fitri àwọn kan tó súnmọ́ rí láàrin ìṣẹ́jú tíntínní ríìdì ẹjá lọ ríìdì o

ẹni ẹ̀wọ̀sọ̀ tuntun so bákan náà yóò pùlẹ̀ tó sílẹ̀kùn sí àrí mi nígbà bá náà kan tí wọ́n dádọ́tì ní rí dìgbà àwọn ah, ti ní ẹni àwọ̀ gbogbo àwọn bàtà tó ń fẹ́ wọ̀ ohun

sẹ́ẹ̀mà pé ẹ̀sẹ̀ tẹ́ẹ̀sẹ̀ tẹ́ẹ̀sẹ̀ o ni pé ẹ̀ ń sí ẹ̀sẹ̀ tó ní rúlà regulation ẹ̀sẹ̀ tẹ́ẹ̀sẹ̀ náà nù ẹ̀yí ẹ̀sẹ̀ dàrúdàpọ̀ ẹ̀sìn yóò rí bá kéèyàn ó ti lo ọgbọ̀n ọdún lórí ẹ̀sìn kan kí wọ́n máa bí léèrè wípé béèyàn bá púpọ̀ láti pígún ẹ̀ kí ni ẹ kò yé so bákanáà yawmul Eid a gbọ́dọ̀ gba àwẹ̀ èèwọ̀ ni bí àbá tó gbáwẹ̀ ìjọ́nà yóò tó rí ìbínú Ọlọ́run ká mọ́ gbáwẹ̀ o kádùn ìyàwó nú kádùn ọmọ nú ara kádùn ọmọ nú o náà ní kákọ̀ ọmọlọ́bí tí a ti lè ṣeré tí rùn ó dùn tí agbára bẹ́ẹ̀ bá ń bẹ bí ọ̀sà agbára bẹ́ẹ̀ ẹwọ̀n àwọn onífóònù apọ́ọ̀dọ̀ ti alélé eré ọ̀dá ibi náà máa ń pè bàbá olù so olù náà rè so ìsàlẹ̀ ìdí àpẹẹlẹ̀ gòkáàkì so rí pé bí ìyàtọ̀ sí agbolé ọ̀rá láti mi ariwo pọ̀ mi àwọn gáràjì níbi tẹ́bà kó ẹ̀tún wọ̀n jú ọkọ̀ ẹ̀tún gbé kírùn ọmọ rẹ̀ bẹ́rẹ̀ bí kí ó ta fi ń rìn káàkiri ọ̀pẹ́ inú wa dùn fọ̀dún ni ẹ̀kàkàkà tó súnà nàbí rẹ̀ tó ni ẹ̀dàkù kí wá ní ànábì fi o náà kí lọ́dún wá fi o o ọba dúnyàwó náà afẹ́dún ọmọ nú ṣùgbọ́n tí nǹkan méjì ọba pàdé nke rí bó ṣe yẹ kó rí o inú rẹ̀ olàfẹ́dún yàwó nú inú rẹ̀ nù inú rẹ̀ ohun àti oúnbẹ ìbejì nínú rẹ̀ táyé kẹ́yìn lóhun àti àpò rẹ̀ tínú rẹ̀ bá ti wà àpò rẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé béèyàn nínú rẹ̀ tí ọba sápò àti inú rẹ̀ àtàpò rẹ̀ wọ́n sàkó fún àpẹ́ sí ilé ìdùn àwọn ilé ànújọ́ náà subhanallah àtàmà àti gbọ́ yí báyìí inṣáàlá inṣáàlá inṣáàlá tí dé ìdíjọ́ kẹta ọdún inṣáàlá àpò orí lọ́fọ́ nǹkan ọlọ́njọ́ gbogbo àtó ti fún ní àpò orí kúnnú orí mẹ́jàpò yí ọya ọ̀ndàkùn bí ó kù sí mẹ́jà wáyìdì láyé màpá wá wọ́n ni àdẹ̀wò tó kàkọjá kó lé mọ́ pé tó ń wọ́ rẹ̀ àdẹ̀wò yẹn pọ̀ gan-an àti ẹ̀nìkan mọ́ wáyìdì kọ mọ́gbà tó débì gan ọlọ́dàkùn sànú wa o ibi ó kù sí mọ́jì ọjẹ́ àsìmà wàlélé ìdí táhùn wájú ìdíyàrí kí láyọ̀ tàlàfíà bákanáà ní Ramadan tọdún yìí jùmọ́ àtọ̀parí ẹ̀nà tọ̀rí dákùn jẹ́ àtún dọdún mi o ní Ramadan jẹ́ àtún gba jẹ́ àtún kàmì jímà jímà nínú Ramadan wọ́lọ́dà ní kàsí rẹ̀ lùwà fún ọ̀nà rẹ̀ jálẹ̀ o mọ́lùwà fún ìbínú rẹ̀ anúbìnú àdísì jádùn abdullahi ìdàkánà yọ́mùlẹ̀ ìd gba ọ̀nà hadithi igba ìfarabalẹ̀ kagbọ́yé o hadithi igba kí ifarabale, ki ki kí kí agbọ́yé o èèyàn gbé alákíá yóò kìí dì ní gbági ọfẹ́ change ọ̀nà tí ó tó change ọ̀nà sí tọ́bá kí rí ìdí gbági ọlọ ìwòròdù ọparabọ̀ sí abẹ́ bríjì sọ́mìl ọtọ̀báhùn tsunama díẹ̀nà ṣùgbọ́n gbogbo tí ó bà fún wà láàṣẹ lórí pa fẹ́ change ọ̀nà annabi ọ̀pá dandan fún wa kọ́dọ̀rọ̀ táwọn àfáà sọ ń pa ìdí tí fi ń ṣe bẹ́ẹ̀ ó lé 40 ara àti àwọn sọ wípé kó lè díẹ̀ tí ó sàlámẹ́sì kí ó lè pọ̀ apákan nínú láti fi hàn àwọn tí èé

gbé nǹkan gùnlọ́ìd kárìn lọ ọ̀dà púpọ̀ ẹlẹ́ẹ̀kejì o náà ni aliktisal jẹmọ́ ẹjẹ́ àwẹ̀lọ́ìdì o káwẹ̀lọ́ìdì ẹlẹ́ẹ̀kẹta tọ́jẹ́rù ìdí ìdáfẹ́ kí o náà ni al'akilo kọbílẹ̀ kúròjì kárí pa jẹun lọ sí ìdí ilé kájẹ tamarot fátàrọ̀dẹ̀ kájẹ bí jùsì kájẹ ìso kájẹ pé nǹkan bẹnu wa lọ sí ìdí awa ń bí ọba dẹ́dà nínú àdáníkàsí rẹ̀ kọjọ́ ọkọmọ́ fọ́wà sẹ́yìn o rídì anábì ma ń tètè kí láti lè bá fi ara di àwọn èèyàn rẹ̀ torí péjọ ọdún lápé kọmọ̀ ti gba ìtọ́pọ̀jù nínú àsìkò nínú wọnú àdé ìfì àbdábínú búsọ̀rọ̀ nígbàtọ̀ ọ̀rọ̀ àwọn kàtí ń ah, ah, ní gbàgbọ́ o àwọn sàbí gẹ́sì ń belá àti ikú ní ìsìn kúnnà mọ̀ sàtàmù kọ̀dùfàrọ́gùnà sàátà náà hàbí nígbàwà pẹ̀lú annabi ó gẹ́rùgbò jìdarí in so ban níjọ́nà lọ́n fún díẹ̀ inshallah rahman pẹ̀lú ìbámu sí ìtẹ̀lé àwọn olórí tó lórí wa tí a sì máa retí pé oṣù wọ́n rí o àbí wọn orí o náà ni sultan tí a bá rí oṣù ní ìgbà tí oòrùn bá tẹnubodò lọ́la a lọ ìdì ní ọ̀túnla tí 655 inṣáàlá 5 to 7 ọba dẹ́dà dákùn mẹ́jì ọjẹ́ pé à ń sọ tó jẹ́ pé ní jọ́nà lọ́n abé pèláwà díáwàláyé díáwàláyé díáwàláyé wa ọlọ́dà ní kẹsẹ̀rẹ̀ mọ́ sì se ní àṣìmọ̀ ọdún fẹ́nìkọ̀ọ̀kan wa gbogbo masàbàní gbọ́bùkátà wa àwẹ̀ta ń gbà bọ́ì jẹ́ àti wà náà tó túbọ̀ pọ̀nà lọ́rùn rẹ̀ àwọ́ta wá sí ìtìkáfù gbogbo ń taakú wá bọ́wà yẹnjú rẹ̀ gbogbo àwọn òkúta nílọ́rùn tí a kú sórí Islam ọlọ́mbàní gbàbọ́ wọn ìgbàtàwà náà ọba padà dín tí a dìyẹ ààyè ìkẹnu jẹ́ àṣẹrùka bí la hawla wala quwwata illa billahi ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه وسلم تسلما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام لقد فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر على جميع المسلمين جاء هذا في الصحيح عندما بخار من حديث أبا بن عمر رضي الله تعالى عنه وارضاهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة ومما يؤيد هذا ما جاء في السنن عند أبي داود معديث ابن عباس رضي الله تعالى أمر أرضاهما أن رسول الله صلى الله عليه وسلم أمر بإخراج هذه الزكاة وجعلها تهرة للصائم وتعمة للمساكين جاء من عديد ابن عباس رضي الله تعالى أمر أرضاهما في السنن أبي داود قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر تهرة للصائم من اللغو والرفث وتعمة للمساكين من أداء قبل الصلاة فهي صدقة مقبولة ومن أداء بعد الصلاة فهي صدقة من الصدقات أمتنا ففرضية هذه الزكاة على كل مسلم على كل عين على كل حر وعبد وصغير وكبير وذكر وأنثى لا على غيره لذلك قال بعض العلم كل من يمون غيره فإن عليه زكاة فطره لكن هذا الحديث ضعيف أما من باب المواساة فلا بعث بذلك أن يخرج الأب زكاة فطر ابنه أو زوجته أو أبيه أو والده ولكن ليست بواجبة عليه هذا هو الأصل ومع هذا أمتنا لنا أن نحرص على إخراج هذه الزكاة قبل خروجنا للصلاة لذلك لهذه الزكاة أوقات مختلفة لها وقت الجواز وهو قبل يوم العيد بيوم أو يومين ولا كذلك وقت الندب وهو إخراجها قبل خروج إلى الصلاة ولا آه، وقت الكراهة وهو إخراجها بعد صلاة العيد وقبل غروب الشمس من يوم العيد ولا وقت التحريم وهو إخراج وبدى غروب الشمس من يوم العيد قضاء وكذلك وقت وجوبها هو وقت هو وقت غروب الشمس من يوم وقت طلوع الشمس من يوم ال... وقت غروب الشمس من يوم العيد هكذا رتبوا العلم نتيجة الاستقراء وقد كان رسول الله صلى الله عليه وسلم يأمر أصحابه بهذا وكانوا يخرجونها بيوم أو يومين مقدما ومصداق هذا ما جاء في الصحيح عند من بخاري من توكيل صلى الله عليه وسلم أبا هريرة زكاة لفتر لو ما كان الناس قد أخرجوها قبل الإذ بيوم يومين لما وقع صلى الله عليه وسلم أبا هريرة بحفظ زكاة الفطر إلى آخر قصته وتفرع من هذا التصرف الفذول عند الفقهاء أمة الإسلام أدوا هذه الزكاة وطيبوا بها نفسا فإنه فإنها فرض على كل منا على من؟ على كل غني مسلم يملك بعد قوته صاعا من تمر أو صاعا من شعير هكذا ترك على هذه الشعيرة فنسأل الله يوفق أن يوفق الجميع لما يحب ويرضاه أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو المغفور الحمد لله وكفى وصلاة الله وسلام على عبادنا اصطفى أمتنا اتقوا ربكم في السر وللا قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغري واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام إن الله سبحانه وتعالى فرض علينا على لسان رسوله زكاة الفطر لكنها لا تخرج إلا بالطعام هكذا فرض صلى الله عليه وسلم فرض رسول الله وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وتعمة للمساكين وأكد صلى الله عليه وسلم صببية إخراجها وحكمة إخراجها ليشارك الفقراء الأغنياء في السرور والفرح يوم العيد أدوها وطيبوا بها نفسها أمتنا وهكذا للمسلم أن يخرج زكاة فكره للكافر الفقير وإذا لم يجد مسلما فإن وجد مسلما فهو حق بذلك ولكن الدليل على جواز إعطاء الكافر من زكاة الفطر قول الله تعالى لا ينهاكم الله عن الذين لم يقاتلكم في الدين ولم يخرجكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين أمة الإسلام يوم العيد يوم أكل وشرب ليس بي لا يصام ذلك من يوم فمن صام فقر عصى أبا القاسم ومن عصى أبا القاسم عصى الله سبحانه وتعالى ومن عصى الله أذبه إلا أن يغفر له أمة الإسلام نريد الابتكار من المسلمين يوم العيد إلى الصلاة لما جاء من أثر أبلا بن بسر لما رأى إبطاء إمام وعنكر على هذا الإمام هذا الإبطاء فقال كنا مرسل السلام قد فرضنا ساعتنا هذه رضي الله تعالى أن وارضاه ونريد أن نلبس يوم العيد أفضل ثيابنا وكذلك أن نبتسل إن أمكن أن نمشي إلى العيد فهو الأولى وأفضل ولا صلاة قبل الصلاة العيد ولا بعدها جاء هذا من عديد ابن عباس رضي الله تعالى عنه وضعهما قال كان صلى الله عليه وسلم إذا كان إذا كان يوم العيد صلى ركعتين لا يصلي قبلهما ولا بعدهما أمتنا نسأل الله الرحمن أن يوافق لما يحب ويرضاه وكذلك لا بد من إدخال السرور على أهلنا في ذلكم اليوم جاءنا من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها في قصتها مع الحبشيين الذين يلعبون بالحرابة في مسجد رسول الله صلى الله عليه وسلم يوم العيد يوم سرور وفرح وبائدة وأكل وشرب ولا بد أن نكثر من الصلاقات في ذلكم اليوم حتى ندخل السرور على كثير من المسلمين لعل هذا من حكمة من الحكم التي ذكرها العلم في كان صلى الله عليه وسلم يخالف الطريق يوم, الجم... يوم العيد جاء هذا من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنه أن صلى الله عليه وسلم إذا كان يوم العيد خالف الطريق نسأل الله أن نكتسب بهذا ونسأل الله تعالى القبول وأن يتوج مجوداتنا في هذه الأيام الفاضلة بالقبول وأن يجعلنا ممن صام رمضان إيمانا واحتسابا وممن قام ليلة القدر إيمانا واحتسابا وأن يجعلنا من متقوي من النيران وأن يجعلنا من المقبولين وهو لا ذلك قدير وبالإجابة الجدير ونسأل الله تعالى أن يجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك أداء الدين اللهم ربنا دمر يدك دين اللهم ربنا كد من كادنا اللهم كل من كادنا وكن لنا معيدا ونصيرا آملنا ربنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تؤملنا بما نحن أهل فنحن أهل الذنوب والمعاصي يا رحمة الرحمين ويا أجل الأجلين عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأت بنفسي وصلنا بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصارق المسجود القائل في القدس هي من نسي الصلاة علي خطي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا